الحمد لله ثم صلاة وسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته نعم نيت أسواج الألوري أم ترى شرح الواجبات المتحتمات àwọn kan tí ń jẹ́ ọ̀rẹ́ lórí mùsùlùmí láti máa ṣe so a ti ṣe àlàyé àwọn májẹ̀mú la ilaha illallah méje ètò wákù báyìí ni adillatu hadhihi shurut min kitabillahi ta'ala wa min sunnati rasulihi sallallahu alaihi wasallam àwọn fi máa ṣe àlàyé àwọn ẹ̀rí àwọn ẹ̀rí àwọn májẹ̀mú méjèèjì yìí kọ̀kan a wà ẹ̀rí wa nínú Qur'an àti sunna fún ipe ilé ìtàpẹ̀ ní májẹ̀mú alákọ̀ọ́kọ́ ìbọ̀lọ́lọ́n ti wí ganu Qur'an aya wo ló ń tọ́ka lé lórí hadith wo dẹ̀ ló ń tọ́ka lé lórí àkọ́kọ́ náà ni al-ilm gẹ́bà tí ń sàlàyé fún ara ipi nínú májẹ̀mú la ilaha illallah oníká nímọ̀ nípa la ilaha illallah ta ń sọ yẹn <clears throat> nítorí ẹlọ́lọ́ fi sọ nínú suratu Muhammad aya 19 wípé lórí pé kí ni la ilaha illallah ay la ma'abuda bi haqqin illallah kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn lódodo kò sí nǹkan kẹta gbọdọ̀ mọ́ ìjọsìn fún lódodo àyàfi Allah nínú ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́ba ti bẹnu suratu Zukhruf aya 86 tọ́lọ̀bá ń sọ wípé illa man shahida bil haqq wa hum ya'lamun àfàwọn tí wọ́n bá jẹ́rìí òdodo wa hum ya'lamun wọ́dẹ̀ ní ìmà ìgbàbí wọ́n ní ìmọ̀ nípa ẹ̀sìn tí wọ́n ń ṣe àáyí bàbá ní àí ya'lamuna bi la ilaha illallah wọ́n ní ìmọ̀ nípa pé la ilaha illallah àáyí ya'lamuna bi qulubihim ma nataqu bihi alsinatihim wọ́n ní ìmọ̀ nínú ọkàn wọ́n ní orí ìtumọ̀ ní pé ní ò lè lọlé èyàn tí ó bá mi yẹ̀wò ma wọ́n mọ̀ pé nínú ìtumọ̀ la ilaha illallah náà ni ẹ̀ wọ́n gbé tí má ti wí la ilaha illallah ní ilé mọ́ sí sùjúdù fẹ́lú mi dẹ́yìn Allah tí má ti wí la ilaha illallah ní ilé mọ́ bẹ̀rù nǹkan mi ní bẹ̀rù tó lẹ́tọ̀ ní ilé ma wí la ilaha illallah ṣe tí ma bìlífì pé àwọn kan wà tí wọ́n wà nulé tí wọ́n lè bá tèmi jẹ́ ìyìn gbọ́dọ̀ bìlífì pé la ilaha illallah ìyìn lè ma wí la ilaha illallah kí má bìlífì pé àwọn kan wà tí wọ́n nímọ̀ kọ̀kọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó tako la ilaha illallah wa min as-sunnati al-hadithu thabitu fi sahih an Uthman lálàáfíà tí látọ̀dọ̀ Uthman nínú sahih eh, ni hadithi wa sahih tí Ànábì ń sọ wípé man mata èyàn tó bá kú wa huwa ya'lamu annahu la ilaha illallah dakhala aljanna èyàn tó bá kú tó wá ní ìmọ̀ nípa wípé la ilaha illallah Ànábì ni ó wà aljanna in tan sọ bí ni pé ó nímọ̀ nípa la ilaha illallah ó wá síṣẹ́ tó la ilaha illallah kìkí ń ṣe ọ̀rọ̀ orí ahán ìmọ̀ ń bẹ rẹ̀

ó wá kú lórí bẹ́ẹ̀ ìtumẹ̀ ní pé yíwà aljanna èyàn tó bá ń wí la ilaha illallah kódà kò bá jẹ́ tó wí gbẹ̀yìn nìyẹn tó wá kí bí aṣẹ́ tó ṣe láyé ò bá la ilaha illallah yẹn mú wallahi kò sí tí ó fi kò sí tí ó fẹ́ lọ ṣe ní aljanna ẹ káwọ bí àpẹẹrẹ tí christian la ilaha illallah la ilaha illallah bóyá mọ́tò wà gbà àbọ̀wá kú bẹ́ẹ̀ na sí ìyẹn tó wá sọ́dọ̀ aljanna ni èyàn tó ṣe pé tó bá

kíkà náà munafiki wá mawí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah kí mọ́ tó wà gbà kọ́wá kú in tí ò sí nínú máìdì rẹ̀ la ilaha illallah yẹ kò sí kíni kò ní sáǹfàní fún tó agudọ̀ ni wà yakin ẹ̀rí ipé agudọ̀ ní àmọ̀dájú ìmọ̀ tó dájú tó yẹ kóró nípa la ilaha illallah ó ní ọlọ́run sọ ní Kùránì pé innamal mu'minuna billahi wa rasulihi ọlọ́run iṣẹ́ rán mùmìnì òun làwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba wọ́n nígbàgbọ́ nínú òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam thumma lam yartabu lẹ́yìn ìgbà náà wọ́n wá ní àmọ̀dájú wọn mọ́ ṣe ròyíròyí wọn mọ́ ní second thought second pé fa hey eh, wo o hmm. kàdà wá kú tán yóò kàdà jí pé o wallahi kò ní yẹ̀kíni lórí islam tí ń ṣe ilé ti takò la ilaha illallah tí ń wí lẹ́nu ọ̀rọ̀ ni pé thumma lam yartabu mú wá ní ròyíròyí ọkàn wọn balẹ̀ lórí ẹ̀ṣẹ̀ tán ṣe yẹn wajahadu bi amwalihim wa anfusihim fi sabilillah an wá jago pẹ̀lú dúkìá wọn pẹ̀lú ẹ̀mí mẹ́ ni yíò àwọn ni olódodo èèyàn ẹ̀rí ìtumẹ̀ ni pé wọ́n tó bá lè ní ròyíròyí

la ilaha illallah muhammadun rasulullah tó ń sọ jẹ́kójẹ́ tó dúdú ha wà mínà súnnà ẹ̀rí nínú súnnà o ni hadith tó lálàáfíà nínú sahih láti ọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam ó ní Ànábì ń sọ wí pé ashhadu an la ilaha illallah kí yẹ jẹ́rìí pé kò sí ẹnìkan tẹ́yẹ nímọ̀ jọ́sìn fólódodo àyàfi Allah wa anna rasulullah àti pé mi ò lànẹ́bí ọlọ́run ọba la yalqallahu bihima abdun ẹni kankan ò ní ẹrú kan ò ní pàdé ọlọ́ọ̀bá pẹ̀lú gbólóhùn ghayru shakkin fihima tí ó dẹ̀ ṣe ròyírò yí nípa ọ̀rọ̀ yẹn o ẹrú kan ò ní pàdé ọlọ́ọ̀bá pẹ̀lú kẹ́límọ̀tàwí la ilaha illallah muhammadun rasulullah

gẹ́gẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu hadith yẹn gogan nínú hadith yẹn ni wípé man lakaita min wara hadha al-haid yashhadu an la ilaha illallah mustaqinan bihi biha min qalbihi fabashshirhu bil janna èyàn tó bá pàdé lẹ́yìn odi lẹ́yìn ìlú yìí tó bá pàdé ẹnìkan níta ó wá ń sọ wípé la ilaha mustaikinan biha min qalbihi ọkàn rẹ̀ ó dẹ̀ rìnlẹ̀ pẹ̀lú la ilaha illallah tí ń sọ yẹn kò máa ṣe yẹ méjì nínú islam anábi ni fabashirhu bil janna tó bá ti pàdé ẹni yẹn tó rí hálù ẹ̀ báyìí sọ fẹ́ ni ẹ pé yíwà janna so ilé ni mọ́jẹ̀mọ́ ẹlẹ́kìjì fún la ilaha kó má ṣe islam kó má kírun kó má gbààwẹ̀ kó má ṣe gbogbo ẹ̀ kó má tún wá ní kó má ní certainty kó tún má ṣe èméjì ike à tọ́ lóòtẹ̀ mi gbà kwàlì jẹ́nà àti náwà o a àmá ẹ̀ṣà àjámọ́ owó ẹjá ní plan b o plan b ló gbẹ̀rù mi dé church plan b ní pé wo ẹjá ṣe islam náà ká má ṣe christianity lẹ́gbẹ̀ẹ́ kan náà bá ti ń ṣe tàbálì mọ́ lọ́sọ́dọ̀ àwọn ọlọ́sùn Òṣogbo náà ní ká mọ́ sí gbogbo ẹ̀pọ̀ bá ti fàyà àlá kò túnmọ̀ fàyà àyà sẹ́nà plan b tí ń sọ àwòyẹ̀ dìkẹ̀ fèrí ní ẹ̀ ọmọ wípé ìwò ẹsà jẹ́ akún gbogbo lọ́sọ́dọ̀ Ọlọ́run bá mo ti ní ni mo Islam làwọn fẹ́ ìfún Islam àbí tó bá ní ilé làwọn fẹ́ ilé náà èmi ló gbogbo ẹ̀ ń bẹ ó wà ń lẹ̀ tó òsà eh, náà ni òsà ń bẹ ẹgbà bọ́sá mọ̀ pé ìgbòsà ní gbogbo ẹnu ẹ̀wù mi mọ̀ pé kìfèrí ni ọ alùbí òtù mọ̀ bí ṣe yẹ̀gẹ̀ pé bá ṣe wà yíò mẹ́ta lọ́kànlá wa àwọ bí mo ṣe wà yìí muslim ni mi christian ni mi traditional worship àtún ni mi kò dẹ̀ mean ó mean bó kú lórí ẹ̀ ó wọ́n kẹ́ ń ṣe islam kó tún máa ṣe mí mọ́ iyún náà ń pèlẹ̀ bọ́ nínú Islam ṣe orí Islam tó ń ṣe yẹ̀wò ó gbọ́dọ̀ ní full iman full yakin ó gbọ́dọ̀ ní fọ́ọ́sọ̀ yàbá ìpé Islam tí mo ṣe lódodo ìsìnkú lórí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí because ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ ni tí ó yẹ báyìí àbí lọ́fí pé púpọ̀ ní ìntàmọ́fí mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbàgbọ́ wọn ò ní ilmun yakin wọn ò ní àmàdájú nípa yamul kiyama ni wọn ò sì wà sure of existence tẹ́kí bí ta bá ti wà sure of existence ni wallahi ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn dẹ́wò láwùjọ àlèmọ́dáwò ma ìwọ tó ní bó ṣe lífẹ̀ yí kọ́ ló ṣe bá lífẹ̀ wọ́n tó ní ìgbàgbọ́ tó rẹ̀ ní yakin ike yamar kiyama ń bẹ wàláhì yóò lè fọ́ láti sàbúrú yóò lè gẹ kúrò tó bá sàbúrú báyìí tó bá ṣe mistake ṣe tí ó dá o ní gbádùn tí lọ́jọ́ ofisu àmọ́pọ̀lọpọ̀ wàláhì àwọn yẹ́kàn tí ń sọrí pé ṣèbítà bá wọná ilé yóò padà mọ́ alára ó pè mí jòkó báyìí afá Lukman ta bá wọná ta bá ti wọná náà ṣe kò ní padà mọ́ alára ni no ẹwọ ẹwọ orú bí tẹ́mì ẹni ẹ ti dé nínú ìláyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn tún èyí tẹ ma ń dà mara yí láyé ẹ̀nìfẹ́ ṣe lè ẹ̀lẹ́lẹ́ yóò dá kí ẹ ma ṣe ìzìná kí ẹ ma mutí kí ẹ ma jalè kí ẹ ma ṣe kíníkà kí ẹ ma ṣe yàwúyàwú kí ẹ ma ṣe gbá ọmọ tó bá lọ dé tó bá lọ dọ́run wallahi rabbil kaaba tán sọ́bá ìṣẹ́jú mi wọ́n ò pẹ́ àwọn ilé yìí ṣe ẹ̀rí bí ẹ̀mọ́ ibi tọ́nà wọn ti jìde in tó ń fún àwọn èèyàn ní jùrán tó ń fún wọn ní boldness ìláyà láti mọ̀ ṣàbúrú ní ẹ̀nà ní kálùkù ti bìlífi pé ọmọ ayé láṣẹká tó sọ̀rún jíká gbádùn ayé wa dáadáa àwọn yẹn bìlífi pé ayé oṣù asáwà mẹ́bà ọ̀run à ó lè má sí à wo èmi ò lè lùsọ̀nà méjì o kí wá kú tán kan wá ní òsìn kankan ṣebí nǹkan táwọn kèfèrí náà sọ ni وعظاما أئنا لمبعوثون wá ànábì wa náà ṣe tó ń sọ ní wípé tàbá ti kú tán tàti di yẹpẹ tàti di gbogbo tàti jẹra inna lamab'uthun ọlọ́tún agbéra dìde à ọlọ́run kí bẹ́ẹ̀ ni kódà bàbá yín tàti kú síwájú yẹ gbogbo ìtẹ́yẹnyẹ ẹ dìde <clears throat> wọ́n ṣe mọ̀ ní so ló jẹ́ pé tàbá fẹ́ ká burú jẹ́ bá ṣe máa ń ké lójoojúmọ́ bá fẹ́ ká burú stop láwùjọ wa kájẹ́ káwọn èèyàn ní àwọn ìgbàgbọ́ èèyàn tó ní àkídàtun sahiha tó ní gbàgbọ́ pọ́lọ́ọ̀bá kí n wà nínú yàrá kí n o as-sami' ọlọ́bà ń gbọ́ mi tí ó ẹni bẹ́ẹ̀ ni ó mú ọmọ ọlọ́mọ sínú yàrá yóò sì dú yóò wò pé ẹnìkan kò kúrí mi yàúyàú làwá ń ṣe ọmọ ẹ̀yẹn gbọdọ̀ smart ni o wallahi ìkanú àwọn ẹ̀kọ́ wa wọ́n sọ fún mi pé ládùgbà wèrè kẹ́ bẹ́ẹ̀bẹ́ wọ́n ti ni o wọ́n ti gé orí ṣe yẹ takida ń bẹ̀lára rẹ̀ akida tún sahiha so lè ní robotness àti kódà àti pẹ́dì ẹfẹ́ lómi gan wàhálà ni kàtàwà ní kò gí orí human being wàláhì iṣẹ́ ta ní láti ṣe méjọ́lì ní pé kájẹ́ káwọn yẹn mọ́ al'akida tún sahiha ìnígbàgbọ́ tó lálàáfíà ṣe bí n tẹ́fi ń ṣe àwọn kìíní ní wípé wọ́n bí líka gbùdọ̀ lówó ṣe bí bí ẹbọ náà ní ó kàdà bá wọn àfáà àwọn oníjíjó nǹkan ṣe bá wọn náà padà bá wọn jó orí wèrè tó géun àwọn àfáà yóò gbé lọ bá tí ó ráwọn oníṣàngó láwùjọ wa ní oníṣàngó sí bí náà wọn ò sí bí àwọn ọlọ́sùn ò sí bí èmi ọlọ́sùn kan rí bí ìyìn oníṣàngó kan rí bí àwọn àfáà náà ni àwọn ló sàtán gbèrà wọn láàfàà náà ni náà ma ti gé orí èèyàn wọ́n gé orí obìnrin àwọn obìnrin tẹ́bá kan rí tẹ́kàn rí lọ lórí títì báyìí àfá ọ̀pọ̀lọpọ̀ ti di kòlófó wọ́n ti di wọ́n ti lò wọ́n tán àtẹnújí òṣì àti àìfẹ́ṣẹ́sìn ọlọ́ọ̀bá náà ni ma ti gbé ọ síwájú ma ti gbé ọ̀nà jòkó ti gbé ọ jáde ma ti gbé ọ shopping inú mọ́tò tó jòkó sí yẹn o ma dúró tó ti jòkó lé mẹ́ o ma dúró sà tó ti jòkó lé wọ́n wá di mt wọ́n wá di kìní kan èló ni wọ́n fọ́ 500,000 tó ti nẹ́tán wọ́n ti ra iPhone fún ọ in tó fọ́ ní jù ní pé this same àwùjọ táwọn ma ń ṣe rí bútá ń sọ́fọ̀ káàkiri láwùjọ yìí tẹbá jẹ́jà ọmọ kẹ́ ọmọ kẹ́ ó wá ní òun fẹ́ ṣẹ́sìn ọlọ́wọ́ bá chai chai chai chai mú sì sọ́dọ̀ ta kí ní ìyàmọ̀ kamilára àmọ̀ dùrígẹ̀ ah! ọmọ kẹlásán wọ́n rò pé àfá ayétà wà yìí ákùn mẹ́jọ kan o wọ́n ní pé ẹjọ́ bóòlẹ̀ síse ní àṣẹ náà wọ́n ní a mọ̀ kírun ni wọ́n ní a nímọ̀ nípa ẹ̀sìn ni ó ti wá ń bá wọn tí wọ́n mọ̀ kọ nímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ wọ́n wá gbọ́mọ̀ yìí ti ń change ọmọ yìí ni ó gbọ́dọ̀ wọ́kí ní ìmọ̀ mi ò fẹ́ kó wọ́kí ní ìmọ̀ sílẹ̀ ṣe rí à tó kọ́ àwọn ọmọbìnrin tó fẹ́ kó wọn lọ Kwara Poly ó dẹ̀ kó wọn lọ sọ́spítù kábọ̀ ṣe family planning fáwọn ọmọbìnrin tán ti dàgbà tán ti ní gbogbo tí ọkùnrin ma ń wá lára obìnrin kábọ̀ ń díbẹ̀ pa kí ni túnmọ̀ rẹ̀ ìfàálù ma ṣe tán ẹ ma ṣe tó wù yín bẹ̀lá àwọn ọmọ Arabi ẹwà ní àwọn yahoo yahoo wọ́n ti pa ọmọ mi àwọn yahoo yahoo wọ́n ti gé orí ọmọ mi wọ́n ò ṣe ní gé ìwọ kọmọ̀ rẹ lẹ́sìn ọlọ́ọ̀bá náà

Ah, èyàn tó bá kò mí pé mọ̀láíkà làwọn tán láàrín bèèrè ọlọ́ọ̀bá náà kò mí fáwọn ní mistake rárá bù kò lé dérò hajjú yìí ẹ dákun tàbá fẹ́ stop ogun kìí láwùjọ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́kọ́ tẹ́gbùrọ̀ kọ́kọ́ ní problem pẹ̀lú yàn ó làwọn àfá àwọn alúfá àwọn alúfàǹfá àwọn oní jíjó nǹkan àwọn oní wíwó yẹpẹ ẹbá yẹwò àwọn àfá ìlẹ́gbọ̀dọ̀ kọ́kọ́ gbógun because àwọn bàrí tán bá lọ tàti jórí èyàn orí eku orí ẹran orí ẹyẹ tán jó yẹn ọ̀ṣọ́ sí bá àfáì náà bá wọ́n ṣe ìmá jó nǹkan dẹ̀ ní ìmá wo nǹkan wo gbogbo ẹ̀ ó takọ àkídà islamiyya kèfèrí lè tó bá ṣe anẹ́bí níwọ̀ tó bá lọ bá bàbá kí ẹ days ó sì gbọ́dọ̀ mọ́ kí òun yẹn tó bá wá eh bàbá ìrìnà kí anẹ́bí sọ قد أشركت بما بما أنزل به محمد صلى الله عليه وسلم أما بما أنزل على محمد ó ti di kèfèrí ó ti ṣẹbọ pẹ̀lú nǹkan tán sọ̀kalẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam <clears throat> so dákun an bi Ọlọ́run ba subhanahu wa ta'ala in tó tún wá jẹ́ kí kíni tó tún kọ́mọ̀ láwùjọ wa a dẹ̀ ma wí lójoojúmọ́ inshallah òun náà ni ìwà burúkú tán pè ní yahoo yahoo because ó ti dé haddun shadidun ó ti dé ipò tó lágbára ní wípé ọkàn oníkálùkù ò balẹ̀ gama ah sef man tó bá ti rí bìkan tó ti ráwọn ọ̀dọ́ bí méjì mẹ́ta tó ti ń wọ ṣòkòtò tó ń fa sílẹ̀ báyìí tó ti ń ṣe un half color green bí color yellow bí color brown bí tó ti ń rìn káàkiri tó ti ń fò káàkiri báyìí ọkọ̀ balẹ̀ mẹ́ àwọn obìnrin wá kéèkèé tá ń bí tí ní wọ́n ń dòta rẹ̀bí àwọn ọlọ́ skú yìí bó kọ́ wọn ní tí wọ́n fi ṣe ayé tí ń ṣẹ̀sìn ọlọ́ọ̀bá wọ́n àwọn ọmọ yìí náà padà lò wọ́n àwọn mọ́tẹ́ ń bí ẹ̀kà ń tọ́wọn kalẹ̀ fáwọn láti lò wọ́n ni ó fẹ́ ìmájìbí tí Nigeria ti worst day in the next five years reason tó dẹ̀ fa ní pé a ń rábú ìláwùjọ onílálùkú dẹ̀ dákẹ́ wallahi lẹ́kọ́ aláwọn ọmọ yahoo yahoo àwọn ìyá wọn ní association association àwọn ọmọ yahoo yahoo ẹgbọ́n kan náà à mo ti wọ mọ́tò rí wallahi láti ọ̀fàgà gími ni <clears throat> mo lọ unity ìyá yẹn wá wọ mọ́tò wa àwọn complain mọ́tò ẹni ọ́ ilẹ̀ ìlú ti bàjẹ́ wọ́n sàn sọ nípa bọ́ sí ń orí àwọn èèyàn bọ́ sí ń pàwọn èèyàn ọ̀rọ̀ tẹ́sọ ni ẹ o ẹnìkan wọ́jú mo wà èmi ò dá sọ̀rọ̀ yẹn ṣá tó mọ́ wọ́n pé èyí tẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí gbogbo yìí ẹ̀wò in tí ó tó àwùjọ sí náà kọlẹ̀ ìsìnlọ́wọ́ bá ní ẹ̀yìn ṣe táì ìsìnlọ́wọ́ bá ní ẹjẹ́ yìí ti pọ̀ jù kan tẹ́jẹ kalẹ̀ ní kíní kan ẹni ìyá kan wá ń sọ níbẹ̀ pé ah kódà bí mo ṣe wà yìí ìlú yóò dára ìgbàwo bí mo ṣe wà yìí àwọn ọmọ mi kíní kan tí wá ti ló báyìí má lọ ra fún fún wọn ni kọ́ máa ṣe yahoo yahoo wọ́lẹ̀ tí a yẹn sọ ni ẹ wallahi rabbil kaaba mo ṣe wà yìí ni ẹ wọ́n gbé ìsẹ̀mẹ́ ìtẹ́ ń pa pé lù òdá náà ni so in tí ló fi dá ó wà lọ́ra fún fáwọn ẹ̀kọ́ mọ̀ sí yàwó ẹ̀yìn àwọn tó wà lẹ́yìn wọn tako èyí ò ṣẹ́gọ́dù fún àwọn tó wà lẹ́yìn ìrìnàjò ṣẹ́gọ́dù fún pé ah ìyá àtìbájọ́ ah, sọ pé lù òdá ni yàwó yàwó bó ó ní kíní ìjọba polisi iṣẹ́ fáwọn ọmọ náà mọ́ láwọn tó jẹ́ graduate tí wọ́n ṣe kíní kan bí mo ṣe wà yìí police ni mí wà láwọn ọlọ́pàá sí ní àárín ọ̀tọ̀ as gay division ìsọ̀kalẹ̀ kíní kan wọn ò ṣe iṣẹ́ fáwọn ọmọ kò ní iṣẹ́ fáwọn ọmọ ó ń wáṣẹ́ kan bá tí ó bá ti rí kó lọ máa ṣe yàwó ìlú ẹ̀dẹ̀ àdábá yàbí ẹ̀dẹ̀ ń complain ẹ̀jẹ̀ ipẹ́ ń tẹ́jẹ̀ ẹlẹ̀ lójoojúmọ́ àwọn olóń tẹ́jẹ̀ ẹlẹ̀ ṣebá wọn tí wọ́n lò tí wọ́n fi ṣe iṣẹ́ kí ṣe bí plus ní ṣebá tó fẹ́ plus ẹ̀ lẹ́nu ẹ̀jẹ̀ àmọ́ wọn lórí ọmọ ẹwà ọmọ tán múlá ìpẹ́ ìtí wọ́n ni wọ́n gé orí ọmọ tán plan bá ṣe mọ́ wọn bọ́mọ̀ yẹ́sùn lọ́wọ́ ìkẹ́dẹ̀ sáwọlé ó ṣe gílò olùn wá ń ṣá òun ṣá òkò tètè gé ẹwú pípa ogun tán pọ̀ mọ̀ yẹn ọmọ tẹ́ bá kọ́lẹ́sìn kò lè kọ́kọ́ wọ́kùnrin lọlé kí ni táwọn pàwọ́ lójoojúmọ́ ọmọ tẹ kọ́lẹ̀sì ọlọ́ọ̀bá ọkùnrin wèrè kọ́ wà ń rèwà yóò wà wà lọlé abadan ọmọ tẹ bá kọ́lẹ̀sì èyẹ tí ó bá fẹ́ kódà bó ṣe ìlú ìbólówà yóò wà sọ́dọ̀ yín bí kódà kò lè fọwọ́ kásọ ọmọ ẹ lásán ọmọ tó bá lẹ́sìn ọlọ́ọ̀bá tẹ ìfọwọ́kan rí ní o kódà kódà kò lè mọ́ bó ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ lára dáadáa yẹ́sà àmà òkè ẹ́sà àmà orílẹ̀ tó jẹ́ àwọn olùbàbá rẹ̀ àwọn òníyà rẹ̀ ọmọléwò ní ẹwà ṣẹwàdí rẹ̀ bóòlẹ̀ sí rẹ̀ ẹ̀ lé dédé fọmọ yíbáyẹ àmá ọmọ tẹ́ ẹ̀kọ́ lẹ́sìn ní ìsinmi oníkàlùkù wà lẹ́yìn tó ń dùn méjì ní pé àwọn parent in tó mọ́ ń dùn méjì ní ẹwù wọ́n mọ̀ wọ́n mọ̀ táwọn ọmọ ń dẹ́wò tó bá ti dọwọ́ alẹ́ ìwọ́ kà àwọn òbí ò dẹ̀ ní sọ anything asìfẹ́jẹ́ káwùjọ dá tó bá dọ̀mọ̀ tó bá lórí ọmọ rẹ̀ tàbí ṣògùn owó tàbí ṣe yahoo plus ó wà mọ́ké kọ́lá ní kákò ní dáọ́lọ́ ẹjí ká kọmọ wa ní tí wọ́n lò dé wípé tàn bá sí láwùjọ bí táa gbogbo ìtàn bá wà ọkàn wọ́n balẹ̀ nígbà ọmọ mi bẹ́ẹ̀mì kan kò ní bá wọn rẹ̀ rẹ̀ ọmọ tó kọ́ lẹ́sìn tó bá padà lọ ó náà kọ́ ní padà mọ́ lọ night àwọn ọmọ tó kọ́lẹ́sìn ọlọ́bà mọ́síláṣí mọ̀ wà àmá àwọn òbí tẹ́ tí wá bá tí wá jẹ́ délé ní wọ́n jẹ́ kó yẹ kó ẹmọ tó wá ti ń jòkó sí mọ́síláṣí tí wà láàrẹ ti pọ̀jú ọ̀á yẹ́ police station nítorí pé ọmọ wọn lo police station kó mọ fọlọ́pàá máwọn yẹ káàkiri ìdí ni kọ́ mọ́ ń lo khimar ó ba mọ́ kẹlẹ̀ bà lú ẹ̀dàkùn aburú ó tó gẹ́láwùjọ wa ìyẹn gbọ́dọ̀ mọ́ ìyẹn ó lé lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ sì lè ráwọn àfáà wèrè yẹn kán ṣe wà sí kán máa takò àwọn kìíní because àwọn náà ń ṣògùn fún wa tí bá òun súnfí náà ń ṣògùn àkíní fún wa wàláhì tàbá fẹ́ káwùjọ dá ó yẹ ti ma wọ́n ọ̀tá yàtọ̀ sáwọn ọ̀rẹ́ ti ma wa oúnjẹ tẹ́ ń jẹ àwọn ìlọ́nà àìtọ́ yóò pàyí lórí o hádà wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh